وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار دلته وفرابا كالسن أن يرى الله سبحانه وتعالى أسوائنا الوارد أسراء أسواف الإشرابة أسوائي صلي الله سبحانه وتعالى إذ يقول يبيوا أتي أبورا ويسيوا دجل جلتي الله سبحانه وتعالى السنة kò sí orísìnà fún ẹni bẹ́ẹ̀ ma ẹni tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá sì sí lọ́sọ́lọ́nà kò sí ẹ̀dá kan tó lè tọ́ irú ẹni bẹ́ẹ̀ sí ọ̀nà wọ́n jẹ́ pé kò sí gẹ̀gẹ́ tó tọ́ sí jọ́sìn ní sánmà ní àbí ní ilẹ̀ àti ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní kẹsọsọ kò àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó ma tẹ̀lé ìlànà rẹ̀ títà yìí fi gáyé máa ọlọ́run bá sọ fún nínú Al-Qur'an Al-Karim ọlọ́run bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run bá nípa apá àfipáyà ọlọ́run bá ẹ̀sì má fi ayé sílẹ̀ àti kó sípẹ́ ìdíjú bá jù sẹ́lẹ̀ fún ọlọ́run bá ọlọ́run tún bá sọ̀rọ̀ olóhun tó gbọ́ mi ènìyàn pátápátá ẹ̀páyà olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo tó sì pé látara ó wá tàkà láti Ádámù àtàwọn àwọn ọkùnrin tó pọ̀ lọ àtàwọn obìnrin tó pọ̀ lọ ẹ̀páyà ọmọ ọba o ẹni tó ṣe pé ẹ̀sìn bẹ̀rẹ̀ yín láàrin ara yín ẹ̀sìn páyà okùn ẹbí dájúdájú ọlọ́run bá subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín ọlọ́run bá tún pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní mo ń gbé gbogbo yín lápapọ̀ ẹ̀páyà ọlọ́run bá ẹ̀sìn máa sọ̀rọ̀ tó ń ṣe déédé tẹ́ ẹ bá ń ṣe ilé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò mọ bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín dájọ́ yẹn tí máa ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá ti torí sẹ́rẹ̀ irú ẹni báyìí ló ti jèrè èrè tí ó ń ga jùlọ lẹ́yìn wá gbádà èyí tó fi ń ní gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó sí al-Qur'an al-Karim èyí tí sì fi ń dájú ní gbogbo mana tó sẹ pé ìmana ní kò dá tó òun náà ni ìmana nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyí tí wá fi ń burú jù ní gbogbo alámàrí òun náà ni àdádálẹ̀ dájúdájú àdádálẹ̀ kò ní súnà lọ́síbi kankan àti lọ́síbi ọlọ́run bá tó ṣe pé pẹ̀lú kẹrẹ náà láti ń bẹ títí àsìkò táwà yìí bó bá wọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè gba ẹ̀yìn wa tó sì sí kàkàtà sí fún ọlọ́run bá tó bá wọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè dá ìsìn pé kò sí kàkàtà fi fòósẹ̀ tó bá wọ ọlọ́run bá subhanahu wa ta'ala á sọ ìyàkalẹ̀ fún aláti sẹ́mà kó sì kò sí kàkàtà fi kàkúrò lára wa ẹ̀pá ya ọlọ́run bá subhanahu wa ta'ala tó sì pé ẹni kọ̀ọ̀kan wa lójọ́ pé ní ọlọ́run bó bá wa sọ̀rọ̀ báyìí yóò á sì múná fọ́ṣà kò pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala báyìí lórí gbogbo ń tá a gbé sí ilé ayé ìbáraláà

أسطروا بصنا القرآن رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن أسر رمضان يرى بصنا القرآن كريم إليه bí Ramadan bá ti ẹ̀ ní ọlá ní eléyìí tó fún ọlá olóyìn tó ní ọlá fún Ramadan torí kò sí nǹkan tí Kùránì dára rẹ̀ tí kan yóò ní nǹkan tí ó tóbi Kùránì dí ọwọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì di Ànábì ti fi lọ́lá jùlọ Kùránì Ọlọ́run bá sọ kalẹ̀ fún àlùmọ̀ yìí àlùmọ̀ yìí sì di àlùmọ̀ tó lọ́lá jùlọ ọlọ́wọ́ bá sọ Kùránì kalẹ̀ fún àwọn sàhábà àwọn anábúgbọ́lẹ́nu annabi wọ́n sì síkini wọ́n sì di àwọn èèyàn tó lọ́lá jùlọ ọlọ́wọ́ bá tún wá sọ Kùránì kalẹ̀ nínú oṣù Ramadan Ramadan sì di oṣù tó lọ́lá jùlọ torí náà jẹ́mọ́ra kí lá ń pèsè kalẹ̀ ní oṣù yìí kí lẹ́ni kọ̀ọ̀kan wá kí lá ń ti síwájú kí lẹ́ni kọ̀ọ̀kan wá kí lá ń pèsè kalẹ̀ torí pé àwọn olóyìnbó wọn sọ wọ́n ní if you if you fail to plan you are planning to fail tí a bá kọ̀ láti máa planning ọ̀sẹ̀ kí ni láti mọ́ pèsè kalẹ̀ pé tó ń fẹ́ ṣe yìí in ṣe automatically in ṣe kí ní tí ń plan láti fẹ́ ìlú náà bí ọmọ tó ní ìdánwò ni kò wá kàwé kò sí kankan wá gbé kalẹ̀ automatically in ṣe kí ní èrè sí failure ni Ànábì sallallahu alaihi wasallam ó sì ti sọ fún wa nínú àwọn hadithi tó pọ̀ lọ láti bẹ fún oṣù náà yìí oṣù tó ga oṣù tó ṣe pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àsìkò yìí ni ìkẹ́ ọlọ́ọ̀bá máa ń sọ̀kalẹ̀ jù

kama sálá pàntẹ̀tẹ̀ láti sorí ire nínú Ramadan yìí òun lára àwọn nǹkan tọ́nà bá subhanahu wa ta'ala tún fẹ́ fún wa tọ́nà bá bó tó bá rí sí rúkú ikhlas wa tó bá rí bá sí láníyàn dáadáa tó pé ah Ramadan yìí ò gbọdọ̀ fún mi èmi náà gbọdọ̀ sorí ire nínú Ramadan sí mọ̀ yìí ọlọ́run subhanahu wa ta'ala sì sí rọrùn fún wa tó pé ọlọ́run bá subhanahu wa ta'ala ti pèsè opportunity tó pọ̀ gan sínú Ramadan nínú hadith abu huraira hadith tí bẹnu bukhari àti muslim anubu muhammad sallallahu alaihi wasallam ó ní idha jaa ramadan ó ní tí ramadan bá ti ń bọ̀ ọlọ́wọ́ bá máa ń ṣe nǹkan kan tí èsì nínú àwọn oṣù mi tí ramadan bá ti ń bọ̀ báyìí ọlọ́wọ́ ó specialize fún àwọn kankan òun náà ni pé futihat albuwabul janna wọ́n wá sí gbogbo lẹ̀kọ̀ aljanna pápátá ọlọ́wọ́ bá máa pe àwọn ilú rẹ̀ pé wọlé mo fẹ́ sí kí gbogbo yín sórí ire ni wọ̀kún ní ọkọ̀ tàbí wà bùn náà gbogbo àwọn lẹ́kún náà pátá gbogbo ẹ̀wọ́ tí ìfẹ́dẹ́kẹ́ni kankan wọ́n náà wọ̀sún fi dá ti ṣayatín àwọn ṣe ìtọ́nù àwọn ẹ̀mí èṣù àwọn ẹ̀mí burúkú wọ́n tún wá dè wọ́n mọ́lẹ̀ lásìkò yìí kí látún fẹ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ wa subhanahu wa ta'ala anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó tún wá fi ń yé wa gẹ́gẹ́ ní pé táa bá tún gbogbo ṣẹ́ táa bá ń sinú Ramadan wọ́n ma san ẹ̀san rẹ̀ fún wa ní ìlọ́po ìlọ́po ni àdìgbẹ̀lẹ́ torí na jama'a ẹjíká sí kíni ẹjíká sí tó lẹ́rìí káfí tí ò lẹ́dílẹ̀ gbogbo pé rọ́jàbù àwẹ́ oṣù rọ́jàbù gbogbo àwọn ẹ̀rí tó wá ń parí àwọn àdífì tó lẹ́ni alọ́gbìn rọ́jàbù alimani bin hajar al-asqalani wọ́n kọ tíra tí wọ́n fi ń sàlàyé rẹ̀ wọ́n ni tabyinu al-ajab fi kákásọ́ra gbogbo àwọn kan tí ò lẹ́rẹ̀ mẹ́jẹ̀ sí kò sí àwọn arúgbó kan kò sí àwọn ọmọdé kan Ramadan ló lẹ́rẹ̀ látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba àtànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam alimamu Nawawi wọ́n sọ fún wa pé kódà bó ṣe pé gbogbo àwọn hadith yẹn alimamu Nawawi tí alimamu Nawawi bá sì ń sọ̀rọ̀ fún wa nípa hadith kama yẹn yẹ̀wò muhadith ni alimamu Nawawi gbogbo wọn wá ń sọ fún wa pé gbogbo àwọn àdíjì tó wá nípa ọlá tí ń bẹ fún rọ́jà ipò kí ẹ̀mọ̀ ìgbà wẹ́m̀bẹ̀ wọ́n gbogbo ẹ̀kọ́ sí ìtọ́lá láfíà mọ̀ rẹ̀ kódà bí ẹ̀bá ń wọ àwọn àdíjì yẹn ẹ̀yẹ̀ gómọ̀ òpá ah, kódà ọlọ́run bó sẹ́tì ilé ìgẹ̀ fún rọ̀mọ̀dọ́n kí ló dé nínú rẹ̀ ó ní eh, eh, ẹ tí ń bọ̀ ká máa bèbí ara wa kalẹ̀ báwo láti ẹran pẹ̀lú ara wa kalẹ̀ wọ́n tó sì pé ara rẹ̀ gbí ó kọ oúnjẹ ó kọ pé kò gbọ́dọ̀ jẹun máa fi kọ́ra kalẹ̀ gbàwẹ̀ kan gbàwẹ̀ méjì monday thursday máa fi kọ́ra kalẹ̀ pé ah rọ̀mọ̀dọ́ ni tún súnmọ́ àbí ayyamul bid òní ni 15 oṣù yóò so àwọn ayyamul bid àwọn ọjọ́ funfun tí a nẹ́bí sallallahu alaihi wasallam wa lẹ́sí kí ni o máa lè fi kọ́ra kẹ́ máa fi gbáwẹ̀ bákan náà tẹ́rọ àkùrọ̀ áàrùn mọ́jọ kó jìnà sí ọ̀sìn

ẹni ká mọ̀ pé oṣù tí ń bọ̀ ní wàláyé tí ó bá bá wa láyé tẹ́nì kan òsì lè sọ̀yà pé yóò bọ̀ wọn láyé báyìí orí ọlọ́run bá lórí wa lójẹ́ ẹwà àwọn tó tí wọ́n tí wọ́n pa New Zealand àbí lówó lọ ìkankan nú wọn gbogbo wọn náà ní òun ara kàkó wọn gbàrà bọ̀dọ̀ sí ń bọ̀ tí ṣúta lọ tó pa àwọn 49 àbẹ́yàn mélòó ní New Zealand tó wọnú mọ́sálásí tí ń fi bàmá tí ń yà àwọn èèyàn yìí kú yìí ìkọ̀kan nú wọn náà ní òun ara kàkó wọn sì kìnnìún gbàrà bọ̀dọ̀ ní yóò ọlọ́wọ́ bó sì kádàrà rẹ̀ kí a wọ́n sọ pàá sí ọlọ́wọ́ bá jùmọ́ lọ ní àti owó kan láń gbé fọ́nà wa ta'ala ọlọ́wọ́ bá kẹ́ mẹ́rin fi wálẹ̀ ni sẹ́rẹ́ ní tó bá ti kú rẹ́kọ̀dì ti ẹmọ̀ tánu wọ́n close rẹ́kọ̀dì ó in tó bá fi ilẹ̀ láyé tó jẹ́ járíyà òun yóò mọ̀ àmẹ́ni tó tó lè pé rẹ́kọ̀dì síbẹ̀ àmẹ́ni tó

wípé àwọn àsìkò tí wọ́n àwọn láwọn lórí àsìkò wọn kódà ju owó wọn lọ wọ́n bí fáà kí wọ́n fún wọn ní owó wọn ju kán fún wọn ní àsìkò wọn lọ torí wọ́n yé fi àsìkò wọn lára ìrárá àti rárá bọ́n bá sì ti gba Ramadan nìkan báyìí wọ́n tí ó ṣe bọ́kùn náà lọ́rùn yẹ̀lẹ́ là ni àbí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán àdìpẹ̀lẹ̀ ẹ̀sán lórí àwọn ṣẹ́ kéèkéèké támọ̀rù pé kéèkéèké ni lásán àbí oríire oríire oríire oríṣiríṣi tọ́rọ wa subhanahu wa ta'ala máa ń sẹ́kẹ̀ tó máa ń lọ̀kàrí náà Ramadan káwọn tún sọ̀rọ̀ ìlàtò ìkọ́dì lásán orú tó ni sabiqu ila maghfiratin min rabbikum ọlọ́ọ̀bá ni ẹ̀sára pàtẹ́dẹ̀ lọ sí bí àforíkì látọ̀dọ̀ olúwa yín wa jannat àti aljanna àrùdùhà tó sì pé fífẹ́ rẹ̀ ka àrùdù samawati wal ard ó fẹ̀ ju gbogbo sama àti lẹ́lọ gbogbo sama gbogbo tí bẹnu sama pátápátá àti lẹ́lọ ó ájá sí rẹ̀ mọ̀tàkì àwọn pèsè rẹ̀ kalẹ̀ àà pèsè rẹ̀ fẹ́ni kankan àyàmà tó bá páyà ọ̀rọ̀ ọba ìpáyà ọ̀rọ̀ ọba yìí sì ní òun ní kẹtí rọ̀mọ̀tọ́ wá sí lára wa ọ̀rọ̀ bá sọ fún anúrà al-Qur'an al-Karim rọ̀bá ni yá ayyuhal ladhina amanu kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ti sí àwẹ̀ ní ọ̀ràn yẹn lórí yín gẹ́gẹ́ bá a ti ṣe sí lọ́rọ̀ yẹn lérí àwọn èyí tó síwájú yín jẹ́sẹ̀ tó ní kankan ọlọ́wọ́ bẹ́ fẹ́ fi àjẹ́ ní o la'allakum tattaqun kẹ́ bá lè páyà ọlọ́wọ́ bára rẹ̀ lásọ yẹn aljanna ọlọ́wọ́ bó pèsè rẹ̀ fẹ́ni kẹta àfẹ́ tó bá páyọ̀ lọ́wọ́ bá torí náà jẹmọ́ ẹjá gbìyànjú ẹjá sàrà ń pàtẹ̀tẹ̀ ká ní lọ́kàn pé rọmọdọ́n tí mo fẹ́ gbà lọ́dún yìí ah yóò dá ti gbogbo rọmọdọ́n lọ gbogbo tán máa ń ṣe bẹ̀ ní ṣe bó ṣe fàrọ́wẹ̀ ìkì bó ṣe tàhájúdì ìkì bó ṣe pé ti gáfù ní ṣe Laylatul Qadr yìí ní fi àdádálẹ̀ sínú rẹ̀ kí wọ́n plan gbogbo ẹ̀bẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ jọ́sìn fún rọmọdọ́nì ṣe wá rí ẹni tó bá pláàni bí àwọn wọ́nlá ìbí rọmọdọ́nù bá dé bá aláyé ọlọ́run owó sì kọ́ ládá ní kó sì gbogbo kẹwọn rọmọdọ́nì ẹwà náà ọlọ́run bá lórí wájẹ̀ mẹ́rin ìdínú tó fi ṣe pàtàkì já gbọ́dọ̀ gbìyànjú bí rọmọdọ́nù bẹ́ ni wọ́n láyé ó yàtọ̀ sẹ́ntí ń seré kí o tó ó kàn já lọ́bọ́lọ́ bẹ́ àmọ́ tó ti pláàni pé ah bí rọmọdọ́nù bá dé bá mi láyé Ah, in tí ń gbèsè inú bádà yìí àkọ́lọ̀ ah, kó sí ẹran fún wọ́n sì kọ́ọ̀lẹ̀ fún báyìí ìgbà ah, ó ti ṣe láyé ẹni tó yàwọn ọ̀dọ́rin sì tún bá láyé gan ó lè má ní ládá gan tó ìtòmínà jẹ́mà ẹjẹ́ gbìyànjú jápì ìfẹ́ ẹ̀fọ́ mọ̀dọ́ọ̀nì ẹ̀yà mẹ́rítágbà táà nígbà míì máa wàláyà mẹ́rítágbà sẹ́rí ẹ̀kọ́ púpọ̀ gan nínú ìṣẹ̀lẹ̀ New Zealand yẹn gan wàláyà ẹ̀kọ́ pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ni ó máa retí bóhun kàfẹ́ wọnú mọ́sálásí kírùn yóò sì padà sílé ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ní agbára gan jẹmọ́ bọ́nà bá nǹkan bẹ́ẹ̀ni ni ó bọ́nà bá nǹkan pé àsìkò tí ó ní wàláhì àsìkò tí ó ṣẹlẹ̀ náà nù ẹni kí wọ́n sí mọ̀ mẹ́lọ mẹ́lọ ẹ̀nà tó kàwọn pé ah, kóhun sáré páàkì mọ́tò kóhun wọnúlé kóhun ká kírùn before you know it wọ́n ti yìnbọn ẹwọ kan kọ̀ọ̀kan wọn náà lè ah, mọ́ ó lè ti fún ìyàwó rẹ̀ lóògán pé àtẹ́mọ̀ àwọn bàbá lè eh, mi wọ́n ni á gba owó yìí ó sì ṣe kó jẹ ọ̀dọ́ kó wà máa dàmú mi mo lè mọ́ lówó lásìkò gba owó yìí fi ra gbogbo tá ní ìdísílé kò sí ní bá wọn la ilaha illallah ọ̀rọ̀ náà bá ní agbára jẹ náà iná ìsọ́pẹ́ gbogbo àsìkò tí a bá tún sẹ̀mí tí a bá tún sẹ̀mí ọpẹ́ kan ló tún jẹ́ lórí alimamu alimamu al wọ́n sọ nínú tíra wọn ahwalul mauta wa umurul akhirah wọ́n ni ọ̀kan náà ẹni ọlọ́wọ́ bá ń lọ lójọ kan wá dé àyè kan wọ́n ló wá ń kírun bẹ́ wọ́n ni búkà sí ń gbọ́ ohun kanu wọ́n ni bó sí bóòsí wá gbọ́ ohun wá tẹ́tí dáadáa òun fún ọlọ́wọ́ bá bóun ṣe wà

استغفروا ربكم إنه كان غفارا Indeed, all this is due to Allah subhanahu wa ta'ala we seek peace and blessings for Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his family, his companions, and those that continue to follow his footsteps to the day of judgment. May Allah subhanahu wa ta'ala in his infinite mercy make us among his blessed ones. All you Muslims, fear Allah subhanahu wa ta'ala as he should be feared. I know that whether you like it or not, one day you are going to stand in front of Allah subhanahu wa ta'ala to account for your actions. Allah subhanahu wa ta'ala, one of the attributes of Allah is that it's hasib, al-hasib. You meaning of al is that what? The one that takes account. Allah what? Allah will take account of everything you have done in this life. So that is why as a Muslim, you don't waste away your time. You don't joke with your what? With your life. And the parents with the sense of they were what? They were very keen on this. And they used to monitor themselves when what? When they use their time. In fact, Al-Imam Al Hassan al-Basri, he said, I adọ́pù unasan he said I met a particular group of people hum hum kanu ashaddu ala awqatihim mimma kanu ala amwalihim he said they were more what they were more stingy on what on their time than they were what on their wealth they were ready to dispose of their wealth but their time they knew the importance of that. that is why as Muslims we don't while away time like that and Ramadan is fast approaching what are we preparing for Ramadan brothers Are we still sitting down when it is only two days left? That is when you will be planning for Ramadan. Or you are here among those who was who will fast Rajab. Some will fast Rajab completely. They will do everything. They will they will observe the Sunnah, they will observe the Nawafil, they will do everything, they will do that sadaqah, they will do that charity, they will, they will do the tahajjud. When the time comes to Ramadan, they will become what? They will become weak and they will die. So this is not what Allah wants for us. The one that is legislated and what and mentioned in the Holy Quran and also reported in the hadith of Rasulullah sallallahu alaihi wasallam is Ramadan. All the hadith that comes to us about Rajab, about what, about, about fasting is, they are all what? They are all weak Hadith. Every single one of them. And this is what the scholars of hadith they said. Scholars like Imam Nawawi, Imam Ibn Hajar, Imam Ibn Rajab al-Hambali, and so many others. scholars, Sheikh Imam Muhammad ibn Nasir al-Albani. This is what they said about what? About the hadith that is reported about Rajab. That none of them are what? None of them are authentic. In fact, most of them are what are fabricated upon Rasulullah sallallahu alaihi wasallam. So as Muslims, what we strive, we try as much as possible to what to prepare ourselves for Ramadan, because it's fast approaching. You never know when it will come. And one amazing thing about Ramadan is that as quick as Ramadan is entered, it is as quick as this to go. Before you know it, phew, Ramadan is gone. You are waiting for another year. You know, if you get few, Ramadan is gone. For how long will you wait? For how long do you continue to wait before what? Before you focus on, on one thing, just one month of Ramadan. If you are able to be successful in what? In just one month of Ramadan, that is the success for your whole life. And we continue to postpone. Next Ramadan, next Ramadan, I'll be serious. Next Ramadan, I'll finish the whole Quran. Some people, some people cannot what? Cannot boastfully say they have ever finished the whole Quran in Ramadan some cannot even say. They give so many excuses. My work, my child, my home, my, my wife, so many things. Brothers, let us try as much as we to strive for this month. Let us let us learn from what? From those that have gone. Those that expect that they are going to fight, they are going to fight this Ramadan. And Allah what? Allah has taken their life. Every single one of us can mention a person or the other. Every single one of us can mention a person or the other. And even you can't mention any person. Wallahi, the incident is what? The incident in New Zealand is enough for us as Muslims. Wallahi, is enough. Because I, I just sat down and think, ah, these people too, they will be expecting to fast Ramadan. Allahu Akbar. 40, 49 individuals. 49. What? Some of them we never even think he will die now. A youth, he, would, he wouldn't think, he has no sickness, he has nothing disturbing him. And I was, and I just, there was the, the, the, the interview, a particular person, a youth. He said, one of his friends, that was, they went to the Juma and together. He said what? He said after what? After the Juma, he's going to what? A what? A shop, a supermarket, what? To buy something. And wallahi, you know what? He did not leave the Please, brothers, it is what there is what there is so many what so many lessons to learn from it. Let us take from what let us take from other people's lives and what and implement it on us. That is a what? That is a knowledgeable person. That is a wise person. A wise person is such that what? He takes from other people's work. Example and what? And implement it in his own life. It is not a person that what? That waits till he makes the same mistake, mistake before he can learn. No. That is why what? Strive, strive. Allah says in the Quran, Sabiqu. Strive, compete with yourselves. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض strive for Jannah. When Allah, when Allah mentioned Jannah in the Quran, Allah doesn't use stagnant verbs, stagnant verbs. Allah use action verbs, action verbs. Strive, walk, eh? fight, spend. Things are what you have to do them. You have to do them. That's what Allah use whenever He talks of Jannah. Whenever, but whenever Allah talks of hellfire, Allah, Allah use what? Stagnant verbs. Turn away. didn't do it, refused. So many words, so many words like that. So you want Jannah. Jannah what? Jannah is not placed on what? It, it, will not, it, will, it will not be placed on a what? On a platter of silver and what? And handed to you like that. No. You have to strive for it. You have to achieve it. May Allah make it easy for us. Please, brothers, let us try as much as possible to implement all what we have said. And let us continue to beg Allah subhanahu wa ta'ala for our Muslim brothers all over the world. Those that are facing one, one form of problem or the other. Like the incident that happened, can happen, can, that happened, can happen to any part, any Muslim. And that shows you the what? What Allah has said. Allah said, what? They have they chair for you. But what? This one, what? He, Shaitan pushed him to what? To a, a great level. And what made him what? Made him what? Manifested is what? His hatred for what? For the Muslims. So that's why what? That's why what? We believe in the words of Allah. And we know they hate us. But the same time, what? We continue to strive. We are going to face fitna, whether you like it or not. A Muslim, as long as a Muslim, you face fitna. In fact, Al-Imam Shafi'i said, one of the signs you know that Allah what? Allah is still pleased with you is that what? He continues to test you. Rasulullah sallallahu alaihi wasallam said, Ashadu nasi bala'an al-anbiya. Those that will face the most punishment in this life are what? The most tests in this life are what? Are the prophets of Allah subhanahu wa ta'ala. And then those who are closer to them, then those who are closer to them we don't, as Muslims, we know we are going to face test. But you prepare yourself for that test. When the test come, will it shake you and what? And mislead you? Or when it shakes you, what? You will, you will, you will, you will, you will, you will restart yourself again. And what? And rebound yourself back to your, to your position. So as Muslims, this is what, this is what we expect from Allah subhanahu wa ta'ala. Allah will test us all. Oh. whether we like it or not, whether it is Muslims in Syria, in, Allah will test all of us. We should expect the test of Allah subhanahu wa ta'ala. But when it comes, gone, will we be firm on God? And those things that what that will make you firm is that what you always prepare. Don't just be a what a sitting down Muslim by the side. Prepare, prepare, prepare, prepare for what? For meeting with Allah subhanahu wa ta'ala. So that what it will just come. It will just come suddenly and what and you what you what you will, you will be unprepared for it. Allahumma اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين وَدَمِّرْ عَلَىٰ أَدِينِ So Allah subhanahu wa ta'ala, He asks you to bless our brothers whom you have tested with what, this sort of fitna. We ask you Allah subhanahu wa ta'ala to make them shaheed, Ya Allah. Allah count them as shaheed, Ya Allah. Allah forgive their sins, Ya Allah. Allah forgive their sins, Ya Allah. Allah make them of those who inherit Jannah, Ya Allah. Allah do not befall us Muslims with what with such problem again, Ya Allah. Allah continue to guide us, continue to be with us. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة الحسنة وقنا عذاب النار يا الله اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم آت نفوسنا تقواها وزكي عن خير زكاها أنت ولي ولاها يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آله وصحبه إنك حميد مجيد